وسلم على هذا النبي الكريم نبي الرحمة نبي التوبة وبعد عباد الله أوصيكم ونفسي بتكوى الله هذه وصية بارئنا للأولين بل هي وصيته للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام حرم الله مكة وأكرم الله سبحانه وأكرمها الله سبحانه وتعالى وقد ذكرنا لنا بعض الكرامات التي أكرم الله سبحانه وتعالى بها مكة خصوصا المسجد الحرام وأن الله سبحانه وتعالى جعل من دخله آمنا من كل خوف أمة الإسلام كان مك كانت مكة أحب بلاد الله إلى رسوله صلى الله عليه وسلم صرح بذلك لما نفر من مكة وأخرج من مكة وصعد على الجبل وقال مقالته الخالدة يا مكة إنك لا حب أرض الله إلي الحديث أمة الإسلام كيف لا بمكة ولد نبينا صلى الله عليه وسلم وبها ترعرع ونشأ وبها أنزل لي الوحي وبها قضى ما قارب ثلاثة وخمسين من عمره قبل هجرته إلى المدينة منورة أمتنا أكرم الله سبحانه وتعالى مكة وعلى رأسه المسجد الحرام أن الله سبحانه وتعالى أنشأ رحلة نبيه الخالدة رحلة الإسراء والمعراج من هذا المسجد الشريف قال الله سبحانه وتسامى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقد جاء من حديث عن اسم مالك ومن حديث مالك بن صعصع ومن, ومن حديث جابر بن عبد الله ومن حديث أبي ذر الغفاري ومن حديث ابن عباس ومن حديث ابن عمرو بن عاص ومن حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها وغير هؤلاء من الصحابة بل أقر العلامة ابن حجر بأن روايات الإسراء والمعراج أتتنا من قبل ستة وعشرين صحابيا أسأل الله الذي لا إله إلا هو أن يزيد مكة شرفا وعزا وفضلا ورحمة ونسأل سبحانه وتعالى أن ينزل الأمن علينا في مدينتنا وفي دولتنا أيضا وأن يردنا إليه ردا جميلا أقول لكم رأينا تسوى المسلمين أن ترى لكم كيولات قرفان النبي صلى الله عليه وسلم أتوبر أن نتبع من يكون فنكوا الله بارك لكم كيان النبي وقال bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé ànẹ́bì àtàrí sọ̀hábà rẹ̀ dákùn kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam níjọ̀gbìn alìkíyàmà ẹ̀yìn ma ní ẹ̀sìn mú ń fi àṣìwọ́n Allah subhanahu wa ta'ala bí ẹgbẹ́ òṣèrè létí ìbẹ̀rù rẹ̀ àní takùnlọ ẹjẹ́ akọ̀nà ọlọ́run àṣọ́tọ̀ ẹ̀kọ́ bàrídà sọ fún àtọ́lọ sáájú wa rí oná ní fi ń bá wa náà sọ̀rọ̀ àwa kọjọ́ ọ̀kọ́ dákùn in tá ń bábọ̀ náà bábọ̀ àwọn àpẹẹlé tí ń bẹ fún ilé ọlọ́run lódidi àwọn àpẹẹlé tí wá ń bẹ fún ilé ọlọ́run mẹ́rin tá ka àwọn mọ́sálásí yòókù àwọn amú láti di nàmbà 1 tó dórí gbogbo ilé ọlọ́run ó náà ni al-masjidul haram mọ́sálásí ọ̀wọ́ ni tí ń bẹ ní Makka aṣọ díẹ̀ ní ìjẹ ẹ̀dógún aṣọ díẹ̀ ní ìjẹjọ aṣọ bí Mẹ́kà ṣe jẹ́ ìlú tó wù ní sàṣàlám jù bẹ́ẹ̀ náà ní tí ń ṣe ẹnu kọ̀kọ̀wà náà lẹ́nu torí pé bẹ́ẹ̀ ni ẹbí sí ibẹ̀ ló ti dàgbà ibẹ̀ kọ́dà níbi mọ́ ń sọ nígbà tó tó di ànábì kan pé ìnílà àárífò hajjaron hadal rijamin hadith jabir ṣwọ́kẹ́sẹ̀ jabir bin abdullahi mọ́ tí ń bá ń kan tó jẹ́ pé kana yusallimu alayya kí n tó di annabi in kọjá lẹ́gbẹ̀rẹ̀ kọ́ mẹ́kì mi yíwọ́ sàlámà sí mi gbogbo àwọn nǹkan báyìí kéèyàn wá mẹ́rin bí ogun wá náà sí wáyìí tí wọ́n bá fún án físà lẹ́nì kama lọ gbé Australia kama lọ gbogbo jẹmáà àmùlàlásán ó lé ẹnìkan tó jẹ́ fẹ́dọ̀ ní rébù ọfẹ́ ilé wálé láti Maka

àwọn olù oṣù kan sí àwọn olólímọ́ ilé ní ń pè ohun in rí ráìsì in rẹ díẹ̀ in kẹ̀kẹ̀ ṣùgbọ́n tí bẹ̀rẹ̀ ìkà rẹ̀ kan wọ́n ní táwọn ọ̀bẹ̀ ètò kìlì ìjọ kan wọ́n sáré àwọn eh eh eh eh eh eh eh eh kọjá yóò rí bẹ́fẹ́rù sàṣálàm ibẹ̀lá wá ń bọ̀ báyìí wípé àpẹẹlẹ́tọ́lọ̀ fún mẹ́sálásì àmọ́ títí tí è kan èyí tó gbé sí àdúgbò ẹni kọ̀ọ̀kan wa àti èyí tó kọ̀ọ̀kọ̀ wa tó ń kàkúrà títí lọ olùkún lọ́wọ́ ní ẹjẹ́ fún lórí sẹ́tọ́lọ̀ ń gbélé lọ ẹnìkan jẹ́ kéfèrí ẹnìkan jẹ́ mùsùlùmí kéfèrí ibẹ̀ o náà ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib Muhammadu ọmọ mi in tó ń pẹ́pẹ́ sí máa pè mo lè má ṣe o ṣùgbọ́n ìní jẹ́ kéèrò rí ó sì dúó lórí tọ́sọ̀rọ̀ ìyá rẹ̀ ìyàwó rẹ̀ tó jẹ́ pé tí ọkùnrin bá wọ́n wà láàfún rẹ̀ tó sì jẹ́ pé lọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wá ní ìsìn kọ́ wá tó lówó jù ń lọ kọ́ wá pò wọ́n sí fún ìyàwó wọ́n fí ànàbí tẹ̀fàwátá wọ́n wá dà nẹ́bí mọ̀ tọ́lọ̀ ń ṣe fún ẹ̀ nígbàtí fífẹ́ ìdé àti ìntọ́bá pẹ̀lú nùbúwà pé di ànẹ́bì ìyá ìgbẹ́sùsàm láyé àbútọ́lì ọlọ́mbà mú ọdọ̀ oṣù mélòó sí àwọn náà ìyàwó àkọ̀díjà ọlọ́n tó lọ́dún kankaná ni a bá ń pè ọdún yẹn ní ọdún ìbànújẹ́ nítorí pé ànábì owó ọ̀tọ̀ owó sí àwọn tó lọ tó ń lò fún ọlọ́mọ sọ́dọ̀ lẹ́ẹ̀kaná kí ló ìbá ṣe táwọn ará mọ́kà bá ń ṣe tẹ́ ń ṣe àwọn gbòó pẹ̀lú kò orífòì fàfàì àtà adìmọ̀wò kọ̀dàmẹ́ì tí òkú tí ẹ̀jẹ̀ fi ń sàn ní kókó sàndí méjèèjì ìwọ́n ń bọ̀ láti rẹ̀ pẹ̀lú bánù jẹ́ yóò wọ mẹ́kà náà padà ọwọ́ pẹ̀lú ojútì tó rẹ́mì tó gbé lọ mẹ́kà ò sì rọrùn fún ti gbóná àwọn ọkùnrin kò ní fẹ́tò tọ́ílẹ̀tì lọ́dọ̀ wà nẹ́bí ibi ọba ti wà báyìí ó ní ilé ìṣẹ́ báyìí ní kọ ma jọgbọ́n lọ báyìí kọ ma yọrin láìsẹ̀ tọ́ífù náà ní ọ̀sáyé àwọn òní gbántó gbé wá jẹmọ́ra in tí ń ṣẹlẹ̀ sáà nẹ́bí náà ọba dẹ́dà fi ń kọ lẹ́tà àṣẹmí ẹnìkọ̀ọ̀kan wa náà fún wa ní gbogbo ẹ̀wà lèdè ọba dẹ́dà wá ní tó bá lè wọn táwọn kan wò pé maka ó fún lẹ́mọ tọ́ ìfù kò ní síjú wobi tọ́ wà káwọn ní ìfáìtì ẹ̀kọ́ ọmọ gbogbo ibi tí ẹ fún lẹ́mọ lọ a sì rẹ̀sẹ̀ sí ọkọ̀ wá sẹ́mà kó lè mà wípé ma wa ma qala ọlọ́run bá rí òfin àbọ̀lọ́run ń sẹ́ ọwá padà ọ̀padà ọ̀dà tí a bá fún bẹ̀mọ̀ wà wà bí tó ti rí wípé àáàá àṣẹ mo ju gbogbo tí ẹ fi fúnlẹ̀ mo jù lọ ọba dẹ́dà gbẹ̀rọ kó fa ila tí ó wà níbo ni ó wà tó tó tààdà ti riwayat àwọn ẹ̀rí tó wá orí nígbàríláwà kìí ṣe ní kíláàsì ìwọ̀nú ara wọn ń jáde ìwọ̀nú ara wọn ń jáde inú fà tó fi jẹ́ wípé àwọn èèyàn kánú annáṣù kánú àkùsámin fi hakíkọtì rihlatil àbìrúhì húmá àbìrúhì úsìrì àbìrúrọ̀súl wà orí jàbìhì ámbìl jásádì fakọt ámbìl jásádì wà rúhì àfìlìyàkìrọ̀ ọ́nfin náà sẹ́mùsọ̀ sẹ́lẹ̀mdà tí wọ́n nìkan mọ̀ bọ̀ sánmà yìí sẹ́mì rẹ̀ nìkan ni a mú lọ sánmà tó jẹ́ pé gbogbo ẹn tó mọ̀ bí ó sùn sí wọ́n ń wò báyìí àbínú ara rẹ̀ nìkan gan ní ẹgbẹ́ lọ sánmà ẹ̀mí rẹ̀ ń bẹ̀lẹ̀ àbí àtẹ̀mí àtara ìlọ́lọ sójú oorun ló ti lọ ní àbí ọlọ lójú ayé tí ẹ jí báyìí torí rẹ̀ ojú lọ bẹ́wọ̀n ìyẹn lẹ́yìn tí ó sáré ẹ̀dìyàn bẹ́ tẹ́rìdẹ̀ báàkì kèé ṣe tó yí pé lọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́ ní ẹlọ́bẹ̀ no nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó dọrí ẹ̀rí iná iná ni ẹ̀rí yẹn ń sọ pé eléyìí lóòtọ́ bihi wa bihi wa fi lọ kèé sojú oorun ojú ayé ni wọ́n jí ànẹ́bì kò tó lọ ọmọ tí ń ṣe inú ọwà jẹ́ àdúó díẹ̀ láàrin yẹn bákanáà iṣẹ́ kan àwọn lárúbáwá o náà ni àtẹ̀sìbíhù ìndà tí a bá rí nǹkan tó bá yà wọ́n lẹ́nu tẹ̀sìbíhù ni a máa ní lẹ́ta agbèrè in tó ní òfìbẹ̀rẹ̀ lónìí pé subhanalladhi asra bi abdi ee emma ẹwọ lọ́wọ́ báyìí mímọ́ fọ́lọ́wọ́ bọ̀ ọ́ tó sì kìnnì tó mú ànàbí rẹ̀ nìrin òru rihlatun layliyya hiya al-isra wa irqa min al-ardi ila as-sama' huwa al-mi'raj kéèyàn wá wà pẹ̀lú yín báyìí ká pìpì ààrẹ ká fi mọ́sálásí ṣe yápọ̀tù fún wípé ṣùgbọ́n wọ́n ni stop of how yápọ̀tù yápọ̀tù kejì Maqdis ọmọ wá bọ̀ ní sama ní òru ẹyọ kan tó pẹ́ tí àrọ́wọ́ Jerusalem

tọ́lọ ń ti fi yàrá rẹ̀ sí airport forí plane gbéra ń bẹ̀ ọbọ̀ọdù immigration tó dádú nínú yàrá rẹ̀ tí è sí yàrá yàrá ó bẹ́ẹ̀ fún ní nǹkan ẹ̀lọ ó fún ní nǹkan yàrá rẹ̀ kò tó lọ ẹlòmíì ti sènàwó rí ah, ah, o ṣùgbọ́n èyàn tí bẹ́mẹ̀ lé 10 million yàrá ẹ̀ náà lọ gbálejò wọ́n sí lórí bẹ́ẹ̀dì bó sì rí ọfẹ́ tó yóò ma kò ní kò ní jọ́jọ́ lójú fẹ́ nìkọ̀ kẹ́nà pé eh, ẹwọ́ ànẹ́bí náà láti ẹnu èmi náà láti èmi pé òkè sọ tèmi lẹ́gẹ́ ó ní agbára tí èsì kéèké àwọn tí wọ́n fẹ́ gbá wa àwọn ń gbé àgbélẹ̀rọ ṣéwì kò sí tí wọ́n sọ ń pa wọn tán àwọn ń bèèrè wípé bóò ní rán bàbá wọn àà kápẹ́ tí rán ní àbá ti kírùn pẹ̀lú wọn ìsìn kìí ọdún mẹ́wàá sẹ́yìn wọ́n ti kún o yóò tó ìgbìtàwà bá débẹ̀ náà wọ́n wá mú alọ́ ta akúkú lọ́bẹ̀ ní wọ́n ní káwò kàngáì ibi bàbá ń gbà lọ́nà kàngá ní yápọ̀tù tí ẹ lójú ayé wọ́n wá ní ọmọ ìsọ̀sọ́rin láti Mẹ́kà láti Masjidul Haram lọ sí Jerusalem lọ sókè ẹnìkan kò fàwọn lásọ ya wọ́n láwọn gbanú kànga travel lọ Mẹ́kà jẹmọ́ra anẹ́bì lọ pẹ̀lára kọfẹ̀mì ilẹ̀ ó sì lọ tọ́jẹ́ wípé ojú ayé kí ìtumọ̀ ojú ayé bainama ana na'im fil bayt hajar láàrin hijir bainama na'im bainal hijir wal bayt kabari hijiru rẹ̀ ibi tí apá ibi tí àwọn kùrẹ́sì ti súnkà bá díẹ̀ tí wọn ò rí owó àlàlé fi kọtán ibẹ̀ ní àhán ibi tí wọ́n ṣe bí tí wọ́n kọfù báyìí àwọn ìrànlọ́mọ́ ń kìrúnú rẹ̀ ọ̀rọ̀ gbẹ̀ǹkàlàfẹ́ sọ lónìí láìlẹ́lẹ́lá mo sùn láàrin Jibril jíbìbàrí fa'aì kọ́bọ̀ ni jíbìrì bá jí mi ṣe rí pé ọ̀rọ̀ ojú oorun ti kọ́kọ́ kò mẹ́lẹ̀ orí oorun mọ́wà tẹ́lẹ̀ nínú ríwáyà mi fúríjà sáfù bẹ́ìtì wà ánàbì maka wọ́n lù àjá ilé mi mọ́ wà mo sùn ní olé wọ́n sí àjá ilé báyìí rí ma wọ sẹ́mà láti bẹ̀ báyìí jíbìrì mọ̀ wọ́n pẹ̀lú yẹ̀rẹ̀ lókè ọwà bẹ́ ìmì annabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n wíwá yẹn kèé ṣe bí jibril ṣe rí gẹ́gẹ́ torí annabi rí bó ṣe rí lẹ́ẹ̀mejì alákọ̀ọ́kọ́ inda badi ilwahi nígbàtí ó di pé wọ́n rán kó dójíṣẹ́ tí fi ń parú zemmiluni zemmiluni tí ó tútù bò tí èso tútù nọ́mà ìjáyà tó ju ìjáyà lọ elómù ìlọ́fà tó jẹ́ pé gbogbo ẹni tọ́lọ̀ wọn bá sọ̀tọ́rọ bá fẹ́ lò fún ìmá pèpè sójú ọ̀nà rẹ̀ yóò fi ojú ẹ̀rí díẹ̀ tí ò fi ní bẹ̀rù mà nígbà ọ̀bá àwọn ọlọ́run mú àwọn ààrẹ kan ohun gọ́ọ̀mọ̀ òpó wọn sínú rìn ni ọlọ́wà nínú á fi pìpí ààrẹ ni o àwambọ̀ sí ẹ̀mẹ̀ pé ìrù wáyà ti pín méjì nìsìn ṣùgbọ́n láàrin tríti ẹ̀bí tríti ilé kí kó mọ́ bàdàwà láàmù ìkan sọ pé wọ́n fọ́ sílì ilé mi ìkan sọ pé láàrin bí mo ti sùn lẹ́gbẹ̀ẹ́ ilé bẹ́ẹ̀ sì ni

ọ̀rọ̀ yí ẹnu àwọn àfóòkù lórí ẹ̀ rahimahullah rahmatan wasi'a kọ́dà bàbá wa Uthaymin èyí tí a mú ni pé masalasi nìkan lọ́mà ó sì ẹ̀rí sí ìbẹ̀ lórí ẹ̀ àkẹ́ kọ́kọ́ sọ àkaná kọ́kọ́ ti sọ sáájú wọn rahimahullah wọ́n rẹ̀ bí Makkah wọ́n fọ́ọ̀kẹ́ lè ní Hmm? a ní àkọ́kọ́ tí Jibril lórí orí nígbàtí wáyé fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì indaz sidratil muntaha sánmà ló ti rí ríríwò rírí bọ́lọ̀ ń fi dà wa ṣùgbọ́n yóò wà ní wíwà bí ara nàbí gbé wíwà méjèèjì sí rẹ̀ tánàbí fi rí béèyàn ṣe máa rí bọ́lọ̀ ṣe dáyẹ̀ gẹ́gẹ́ méjèèjì náà wọ́n pìpí ànẹ́bì fún kí ara rí ó lè síkí ni ó kárí àrí ó lè gbé jẹmọ́ káwọ̀ máa mú lọ ọ̀tún ní ẹjẹ́ máa yà sí o ọ̀pọ̀lọpọ̀ èèyàn di ṣéwù lénì tó résùn tóòtọ́ yọ́ ma fẹ́ fàyè rẹ̀ pé ayé ànàbì yọ́ ma wá fàwọn kankan jọ èsù ló ń sì rí tọ́lọ́rin tó píọ̀ì tó ń ti bẹ́ẹ̀ náà ẹlòmí náà tó ń bẹ yọ́ mọ̀ sí rúkíyà títí fa yọ́ bà ló málìjànà lọ́rẹ̀ bíkọ́dá alàjílà gbájá wọ́n a máa pa málìjànà jẹ́rì tí a mẹ́rin náà haka mọ́ gbóhùn lórí afẹ́fẹ́ ni ẹsọ fún tọ̀ pé a dá khilafu ma alẹ́ rasulallah kìí se tánà bí wọ́n lórí ẹnu annabi ọlọ́run ọ̀dá wọn fún wa kama mú ọlọ́rẹ̀ owó mọ́ ẹmọ́jẹ́ mùsùlùmí mọ́ kọmọ sí lọ́n bá rẹ̀ ṣe bísì tó jẹ́ pé ta bá fi gbogbo àsìkò wa bísì fàlíkì àmà iṣẹ́ wo tó lè gbé àwọ̀bẹ̀ nítorí pé àwọn nǹkan kan bẹ́ẹ̀ ń dàtọ̀ jẹ́ pé ní Nàìjíríà kèèṣẹ́ṣẹ́ ó sì yára gbé èèyàn wọná wọ́n fún olówó kó fi ṣe kó fi change kidney rẹ̀ ẹ̀ntí ìtìrù ẹ̀ 250 million naira nígbàtí wọ́n èná 80 million ọlọ́run pé kára ọya ó kù 170 bàbá bá bọ́bí ẹ ti ń gélẹ̀ ní gra bọ́yá dúgbò tó ń ti ẹ̀gbé tẹ́lẹ̀ gan igan ní ń fa àwọn ó gélẹ̀ 80 million tó pé

mụrụ شرط المتبرع إن كان له مقصود شرعي gbogbo ẹmbà ti fún ni ní nǹkan ń fi tọrẹ a gbọ́dọ̀ gbé kúrò bí n tọ́ bá ní a fi wẹ̀sẹ̀ wà tí wọ́n bá fún ìyàn lómi tébù wọ́ta mo fún ọkọ̀ òfi sínú kèétún sí ọ̀rọ̀ gbogbo inú islamu lókó ìrúbùlà ẹ̀sìn yìí islamu èèyàn wá kan wallahi mọ̀ wà ní ọ̀rọ̀ ẹni ọfẹ́ ra ṣọ́pù kọ́dà mọ̀ wo ṣọ́pù mọ̀ sí gbóyí ní bàrẹ̀ náà ẹn tí ó ta ṣọ́pù obìnrin ọ̀rẹ́ bàbá jọ díbẹ̀ sí gẹ̀rẹ̀ làbá gbówó lẹ́ lọ́bá yẹn eh, ó kàwọn tí ẹ̀ tó ta ṣọ́ọ̀pù yẹn mọ́ ah! ọ̀rẹ́ rẹ̀ sáà ń sẹ́jú sí àtẹ́ntájọ lọ wọ́n sásọ́ asáparun ó sọ́sùgbọ́n lọ́bá lọ ní ọ̀rẹ́ átùmọ̀ pàdé mamá pín ẹ ọ̀rọ̀ tún ẹ̀ṣọ́ ìṣọ́rọ̀ ọdún méjìlá ìsìn ọ̀rẹ́ ń bá ní àfà ẹni tó fẹ́ ra sókù ọ̀rẹ́ wọn ní mú ṣọ́pù ìwé olóngbò ẹfẹ́ràn lẹ́fẹ́rà ọlọ́rẹ̀ mi ọ́ta tẹ́ bá lè sí ẹ̀fù kan fún ẹ̀fù oníṣẹ́ ní fọwọ́kówé tí èdọ́lá a ní tí ọba ti jọlá lọ because ẹ ń bá lówó lọ́run tó bá wù ló lè fowó rẹ̀ sí kúrẹ̀ mọ́jọ jọlá lọ mo bá pé ya ń pé ọgbóhùn lẹ́fẹ́ dá tó ní ní àpá àfáàtọ̀ tẹ́ jẹ́ lójú ìfẹ́ sọ ní o mo ti pè pásítọ̀ wọ́n dẹ̀ láwọn wà ráńdì ah, kí ni ti pásítọ̀ onímọ̀ àrọ́pá pásítọ̀

ṣe ìṣàbìnú ẹjọ́ ní ma fi lówó minerals ní ma fi lówó ọkọ̀ yí padà ma fi lówó epo ma ti kíníkà kan sásù ah olúwa lọ yọmí kíníkà kàkà kí ló mi látàrà rẹ̀ sáti o kíníkà kàkà smiley sójú wa pé afẹ́ mẹ́rẹ̀ ni o <laughs> jàmá ẹwò islamu in tó jẹ́ kọ́ máa dàbí ẹn pé àwọn mùsùlùmí ènáwó

ó ní UK mo ti wá ohun èmi àtọwọ́ mi lájọ wá kọ́dà èmi mọ̀sánwó tí kẹta mi mọ̀ kí mo sáwò lẹ́nu ó ní mo wá ń wo bẹ́ẹ̀ sí ń ṣe pé ah, ó yẹ kí n sọ tójú mi ń kà fún mú ní kílójú ń kà tó kọ́ àwọn láti UK kọmọkún ti ń gbọ́ wà sí ẹ̀yìn àfáàsúnná àwọn sísẹ̀ parí mọ́rọ́tán ní ìsẹ̀ pé òun bínú kú ní òtẹ́lì àwọn tó ń bọ̀ ra ní reception àwọn lókògbà àwọn sí kí ló dé ọlọ́bá ń sa àwọn pé láti bàtà ti gbé ìrọ̀n ta olówó sánmà lẹ́ẹ̀mejì lera ọ̀nà kan bọ́ta 1,000 riyas 400,000 riyas ní sọ 1,000 riyas o ní gbèsè tí àwọn jẹ sẹ́kítì rẹ̀ kọ wọ́n lẹ̀ ṣàṣẹ́ ńgbò la máa kó yẹn lẹ̀ onígbò pẹ́ lọ́bá ní tààlẹ́ntọ́rẹ́rìn tó rẹ̀ lóòkè láìbàtà àti gbé ìrọ̀mù ta fi parí umrọ́ ẹnìkan ní ohun tí ẹ̀lé káyé rẹ̀ 10,000 riyas ni 4 million naira orin ba n sari awon eyan jo orin bo ribe gaba ni ta lo soro ni to yato si oro umurota na fi pari o ni ohun o te emelo o lo ti emeye hmm bi se ti ten o lo nkan binu ridin to o lo se se so n teki ipe ni se e to ba je pe bi yan ti ma paro ni inu uru en na o do kọ́lọ̀ tí ó lè sọ́nà tí wọ́n bá ní nínú ẹ̀sìn mi wọ́n takura wọn wọ́n takura wọn ó nídi àlàyé o jìbìtì ọ̀pọ̀ jìbìtì ó yàtọ̀ sí bíta àti ti ń fọ̀ kọ́dá ọ̀pọ̀lọpọ̀ tí máa àlàmẹ́rí ayé rẹ̀ lọ sọ́dọ̀ àwọn alufa òun náà máa mọ̀ ìsàlẹ̀ ọkàn rẹ̀ wípé òun pé ọlọ́nlẹ̀ ni ló ń fi lọ́ọ̀bẹ̀ òun gẹ́gẹ́ ń pọ̀ òun gẹ́gẹ́ fún àwọn tó ń ṣe ó sì kí ni ẹnìkan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nígbàtí wà sí ẹ sí díẹ̀ láàrọ̀ ìsáìdákan lọ́dọ̀ àwọn ẹnìkan bẹ̀ tó lágbó ẹran táwọn ẹran bá ti kúbà àwọn ti náà tẹ́ràn máa ń tà fún ọlẹ́ nìyàn wà sílé àwọn wá bá takan owó sẹ́kù lọ wá àwọn àwọn tó wá bá ṣe sàárà pé táwọn ẹran ìkú ọmọ tó kú mọ́ tẹ́rẹ tó jùkú lẹ́ta ẹgbẹ́ gbogbo padà púrùsáàsì ọkàwọ̀ ọ̀bálẹ̀ ní owó yòókù káwọn obi ṣe àwọn èèyàn fẹ́ sí kò sẹ́ntẹ́ wọná ṣùgbẹ́n ntị ó sọ̀rọ̀ ọ̀nà wọn àwọn èèyàn láwọn obìnrin kí lọ́lọ́wọ́ fi forí jẹ àwọn wọ́n sọ wípé ọ̀kanú àwọn ni ọ̀sẹ̀ kan ẹ̀ẹ́sì rí bẹ́ ẹ̀ẹ́rẹ́ àforíjì ọlọ́run irú obìnrin tó bá gbarú eléyìn ọ̀nà ọ̀nà ń pín ọlọ́run ọba alẹ́ lórí àdàdà tí ń ṣe làkáìtì ẹ̀nà bẹ̀m̀bẹ̀ ìran ọ̀rọ̀lọ́báì ẹni ẹbí palápa ó dì oúnjẹ rí stáà lọ́dọ̀ àmá sọ nǹkan tó jìnà nǹkan tó jìnà gbé léyìn ìrìkúrì ń bẹ fẹ́ ń bá wà kúwà jùrí ìbádé ẹ̀mẹ́ta òun ni ẹ̀rí wá pé wọ́n lágbáyà níbi sàásálám àkọ́kọ́ ẹnú kùn pọ̀ nígbàtí ti ìfẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀kejì àkọ́kọ́ sọ́rí inda murdi'atihi halima mẹ́tàmì ìbẹ̀rọ̀dọ̀ halima lọ́mọ kékeré bí ọmọ ọdún márùn-ún àbọ̀sí mẹ́fà tàbí kọ́mọ̀ eri ìgbàtí ọ̀fẹ́ bẹ̀rẹ̀ wá yìí fún onímì láwọn kan fi mọ́ ń pè méjì ṣùgbọ́n tí ó sí nìzáhùn bẹ́ o ní pé ẹlẹ́ẹ̀kẹta ìnìkápẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì ó nìgbàtọ̀ fẹ́ lọ sánmà ìṣẹ̀mí ànẹ́bì iṣẹ́ ti ẹran iṣẹ́ sí rẹ̀ gbogbo ẹ̀kọ́ ni sánmà ti ń lọ yìí wẹ́dà bẹ̀ kìí ṣe wẹ́dà ayé àwọn tí wọ́n wá láti bẹ̀ fatrifited làwọn gbogbo bí wọ́n bá ń lọ wọ́n lọ ọbẹ̀ nú ṣùgbọ́n tí ń gbébì tí ó lọ ọbẹ̀ ó gbọ́rọ̀ pìpì rẹ̀ fàṣúkọ̀ sọ́dọ̀rọ̀ wọ́n bá lágbáyà rẹ̀ lóru náà ti dàgbàngbàna wà ukhrija qalbu wọ́n yọ ọkàn rẹ̀ nígbàtánà bí ìjúwe wọ́n nígbàtí wọ́n yọ ووضع في طست ممتلئ حكمة وإيمانا بسوانا حديث عنه سنية ووافي ọkàn sínú tangaran tó jẹ́ white wọ́n yọ ọkàn síbẹ̀ wọ́n wá lọ bu omi zemzem wọ́n fi ń fọ̀ wọ́n wá fọ̀ tán in tí a kó tí ó fi páàkì ọkàn padà ó ní ìgbàgbọ́ tó kọjá tí ó tí ọ̀bá yé méjì lọ rárá kọ́lọ̀ ọmọ pàyẹ̀lẹ̀kún báyìí kó sì ti sọ fún pé ó sùkún ìrẹ́rìn ni o káràrí oṣù mẹ́ gbé lọ wípé ọ̀ọ̀ ìrẹ́rìn lẹ́yìn rẹ̀ kẹ́rìn rẹ̀ pé ìntẹ̀rẹ̀ ní tí sùkún ìtì pẹ́ pẹ́kún se gùn tó ilé ò láyọ̀ lè kọ́kẹ̀rẹ̀ ẹnífẹ́ wọn ni wọ́n pìnlẹ̀ dé sí ẹtí wọ̀n bà túbá ẹnìkan ó káàmàtì lọ́rùn sàsàrán káàmàtì lọ́rùn rẹ̀ nìkẹgẹ fún lọ sẹ́rẹ̀ àwọn èèyàn ó ma wọn ọ̀rọ̀ wọ́n rán wọ́n rán tó bá

bẹ́ẹ̀ sì ni báwọn èèyàn dàrú jù bẹ́ẹ̀ lọ in tẹ́sí ọlọ́run ọba ń ké fún ni pé ọ gbọ́dọ̀ fèsì èèyàn pẹ̀lẹ̀gbẹ̀ tí sì mẹ́bá lépè ìgbére pé lágbàjá ah ó ti kú òun olórí rẹ̀ ìyẹ̀wọ́rọ̀ sọ́bẹ́ torí mẹ́ àmọ́ tí ó gbẹ̀yẹ̀ sẹ́lẹ̀ ìlú ọmọ àbásìkò wa jẹ́ wọ́n àmọ̀bíọ̀fẹ́kẹ́ àmọ̀bíọ̀fẹ́kẹ́ ó lè torí mú lónìí kọmọ́ torí mú lọ́la àwọn tàà sí sọ torí kèé sọba tí ń kọ̀ntró ibi ọba yẹjú ẹ̀sì kò sí ìtẹ́ tún kó lọ táwọn bá wọ́n ń fi yóò yọ ajẹ́pẹ́ ìtọ́lọ ń fẹ́ kó sún aya rẹ̀ ò tún pọ̀ jù tẹ́lù mí lọ́nà wọn alákúnlé ọlọ́dàkùnjẹ́ agbọ́ yíò alúsọ̀sọ́rọ̀mù wá ní fa'ata Jibril bidabatin fawqa al-himar duna al-baghl Jibril bá mú ẹranko kàdé ẹranko yẹn ó tóbi ju kẹtẹkẹtẹ lọ ṣùgbọ́n kò tó ìbáaka a jẹ́ pé hajjimu rẹ̀ ọ wà láàrin kẹ́tẹ́kẹ́tẹ́ àbí bapa ṣùgbọ́n wọ́n ròyìn ẹ̀ pé tọ̀wí ohun wà láónù ha abiyat ọwọ́ afúnfún pín tí fúnfún ìní agbára ó kọrẹ̀ jẹ́ burok bí dóngbìlìbá wà tàfífì rọ ma kan pé burok àbíbà rọk burok bilkof ìtẹ́lẹ̀fẹ́ alùlẹ̀ ilmi fi sábẹ̀kẹ̀ mìsíyàtì hàrí dábà bil burok àwọn àfáàfí ma hara pé kí ló fàtẹ́ fi sọ ní burok apá kan ni wọ́n mú láti bí nǹkan tó bá tẹ́gbòó bárọkọ̀ ṣe o náà sì ni pọ́ìntì awọ rẹ̀ apákanáà ìtumọ̀ ẹ̀kọ́ tí nǹkan bá lọ pín ni a máa fi ń lo bárùkù fẹ́tì má tó jẹ́ pé ojú ọ̀gbàdúó pín lè àti hì torí pọ̀ fásì gan ìní a fi ń pè ní buraq alìlú àti ìgbàgbọ́ tí ó sí èméjì ń bẹ wọ́n kò sínú ọ̀kàrẹ̀ wọ́n fi páàkì ẹ̀ wọ́n rán padà àrẹ́bí ọ̀yá dábàbá dé burọ́kù dé hmm. ta ló mú wá Jibril wọ́láhú janahani aláfàkìdẹ́ yìí ó ní ìyẹ́ méjì ní ìtàn rẹ̀ ẹ̀yìn gbogbo ríwáyàtọ̀ wọ́bà ń pátá kò sí ń tọ́fẹsẹ̀ mọ́lẹ̀ ń bẹ́ o mọ̀rọ́kù ní ẹ̀ méjì kankan ní tán ẹ̀yìn búrọ́kù ìmọ̀ sáré tọ́jẹ́ wípé yẹntẹ́yì hafiruhu ní múntàhá tọ́rọfì tó bá gbéra lẹ́ẹ̀kẹ́ náà ibi ibi tí bá ń wò lọ ibi ojú ẹ̀ bá ti rí dé tí ò ti rí nǹkan mímọ̀ ibẹ̀ lẹ́sẹ̀ rí ó ti balẹ̀ ríwáyà kan wá ń tòótọ́ ah, yóò mọ̀ ẹmẹ́mà tó ń jẹ́ lọ ríwáyà mi ṣùgbọ́n àwọn kẹkàn bẹ́m̀bẹ̀ tí yá láàrín ìrànlọ́ gbogbo àpẹẹlẹ iná àpẹẹlẹ tọ́lọ ń ṣe fúnlé rẹ̀ iná lọba dẹ́dà o ní ń kó sínú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń yí mọ́ ilé rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń sáré kí lé ní wípé ọ̀rọ̀ ohun ọ̀bọ̀ sí káwà mẹ́dì tánà bí fi ń sọ fún àìpé alẹ́ ni ọ bá tán lórí pé in tún mọ́sásí Jerusalem ń sí yóò gba lẹ́tà pé okú fèmì ọlọ́run látàyé tí ń tún mọ́sásí Jerusalem sí mọ́sánà àdísì àbí àwàm ìbẹ̀rẹ̀ ra gbíyànjú parí ọ̀rọ̀ bùrọ́kù bùrọ́kù ìgbẹ́tẹ̀ sáàmùdé òfúnfún kẹrẹ ogun ojú kẹtẹkẹtẹ lọ fáúkọlì ìmẹ́rì ni dúnẹ̀lì ìlbágọlì kò tó ìbáka bẹ́ẹ̀ sì ni رواية كان بعيدة أمام أحمد في قصة عرس بن مالك ورسول الله صلى الله عليه وسلم هذا nítorí bá ṣe pẹ̀lú bàákà mo fẹ́ mọ́ ìrìnkà wà ní táà méjèèjì jọ nílẹ̀ bí ẹ̀mí jíṣẹ́ mẹ́ta ó sì nídìí tọ́fà bú ọkùnrin àbádé wọ́n mú dúó ọ̀rọ̀ pé méjì níbi tí mo fẹ́ sọ yìí Jibril ní bùrọ́kù tó gùn rí o ṣé ànẹ́bí àti ìlú nẹjọ gùn bùrọ́kù ni àbí ànẹ́bí nìkan ló gùn bùrọ́kù ọ̀rọ̀ tó tó didi hútúbà kẹni ṣùgbọ́n àǹfààní lọ́wà fẹ́ sí ilẹ̀ káfíyàn lẹ́fọn tó lábùl ilmi àṣẹ́rí in tó gùn rí o ọya ìrìn àjò yá ọba dẹ́dà ní kọ máa bọ̀ wọ́n wá pìpí ànẹ́bì pẹ̀lú pẹ́ fọkàn rẹ̀ nítorí pé lọ́bọ̀

tí ọba ti ẹ̀fẹ̀ mákẹ̀ yóò ti ẹ̀wọ́ pé torí torí rẹ̀ náà àti ìtanú rẹ̀ náà mẹ́dorí ẹ̀kodò ọlọ́yìn sọ bàbá wọn preparation tí ẹ ń ṣe fún sàsánàmì o náà ni preparation tí ẹ ń ṣe fún ẹgbẹ́ travel torí wípé ibi tí ń lọ ọ yàtọ̀ sí ti ń bọ̀ burọ́pọ̀ ya gbẹ̀yìn ẹ̀dó tí wọ́n bá ti wà ń bí orí rẹ̀ kọ́kọ́ dì síyàn tí wọ́n ti wà ń bí díẹ̀ kó tó kọrí kọmọ yípo istas'aba bihi riwaya yìí àwọn àfá àpún méjì lórí ẹ wípé anábì fẹ́ gùn istis'abu sharafu ni àbí istis'abu isti'sa Fada. la ilaha illallah Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ gun burọ́kù burọ́kù kọ́dì yísí yísán arínú àwọn mímọ̀ tí a ní ilé ìkọ̀ bàbúrọ̀kù mùkù tó bẹ́ẹ̀ kò síbẹ̀ àpẹẹlẹ́ rẹ̀ tó bá dánà bí ma o náà ní kọgbàrà kódà ríwá àtàmẹ́sì tí wọ́n ń kí ààrẹ fún wa wípé Ànábì wa sallallahu alaihi wa sallama kò rí gùn ó ní ànàbílá Jibril wá jágbé mọ́ bùrọ́kù wípé àtẹ́fàlù hádá bí Muhammadin ya bùrọ́kù alátẹ́sẹ́hì buru ojú òtí ọni sọ mẹ́ntí ọ̀gbẹ̀yìn rẹ̀ dúó fún jẹ́ ìsọfọ́ jíra bá tún o ni máa kí baka abùdùn akrọ̀mà alàlọ́ì máa kí abùdùn alàlọ́ì من محمد صلى الله عليه وسلم ẹni kéètí ìgùn orí máa yẹ ṣe lẹ́ìsà ẹni kankan ìgùn orí ìrẹ̀ burọ́kù kọ́ wá jẹ́ pé ó ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́kùn lọ́dọ̀ ọlọ́run tó ẹni tó fẹ́ gùn ọlú ni àwọn àfáà wọ́n ní àkọ́kọ́ lè bóòdì àádì ìbìlà àmbìyà ṣe bí ní fẹ́nu ẹ sọ wípé ẹnìkẹ́ asẹ́rẹ̀kẹ́ ti gòrí sáájú ànàbì àjẹ́ àwọn máa gọ̀ fine tí a bá wọ́n gò tí ọ̀fẹ́ kánàbí ògùn kí wọ́n gun ẹ̀yìn rẹ̀ ọpọlọ na nitori ti bẹ́ẹ̀sì ni fẹ́tọ̀rọ̀ àsìkò tọ́lọ́n fi sí àárín gbogbo àbí dìde sí ìgbà tó gbẹ̀rẹ̀ bí ìsásókè àsìkò yẹn gùn búrọ́ọ̀kù ti gbàgbéra wípé ẹ̀yìn ihun ìwọ́n ma ń ya lò fáwọn ẹni ọlọ́run òun náà kàn jẹun tí ń sayé ti ẹ lọ ìgbà wọ́n gbẹ̀rẹ̀ padà fi ń kọ́ ànàbì lẹ́kọ̀ọ́ wípé gbogbo nǹkan pátá bó ṣe rí orí ọlọ́run ó sì sí àpẹ̀lẹ́ kùsàrẹ̀ tí a bá tóbi tó tóbi tí tóbi kánkà ọba lówó lówó kìníkà lówó tọwa bọ́ sínú olé tẹ́lẹ̀ kò sí mẹ́ tí wọ́n wúrẹ̀ báyìí pé sọ́lọ́ ń sì dá tó báyìí àwọn gbogbo ẹni tí bá pé òun lòun tóbi jù ọ́

yóò rẹ̀ gbẹ́ wọn àìmẹ́yẹ tó lọ tó dá tó tó kéré sí pé pé yóò tó bú ẹ̀rìn wọlé ní pé àà àṣọ́balò yóò fẹ̀ olè padà pé in tó tí mú tọ́n tó jùlọ ó tó pọ̀ búrọ́pù lọ ní ẹ̀yìn rẹ̀ ọlọ́run ní kọlọ̀ fi pán nẹ́bìlì a jẹ́ pé gbogbo ẹni abábáláyè kan bá a ṣe rí ákáǹkà tó kò ní wọjú orí ẹ̀ bóyọ́ tẹ́gbọ́n ohun bóyọ́ tó wà báhùn ìwọ pé gateman ọlọ́gbà ní sílẹ̀kùn ìwọ kọ́ ọ̀bà ṣẹ́ ọmọ ní ọ̀tàlẹ̀ nǹkan ọ̀gbẹ̀ni ìwọ ni ẹgbókàtà ń bẹ̀rù tẹ́lù ní ọ̀bà tó sọ pé pẹ̀lú ní ìbá àdókàbẹ̀ ọ̀bí só lè sàmì tí wọ́n bá sọ pé ó fi sẹ́ ìlọ́mọlọ́ yóò túnmọ̀ sọ bá ń fún ọ̀pọ̀lọpọ̀ in ló ti sọ lóore ti bọ́sọ̀nù lọ́wọ́ rẹ̀ tọ́lọ́ fi kan sí sábàbì fún ọ̀dá níbi yíò ìmúlẹ̀ aláṣẹ́ bí mo lè sàdúwà kí fi lọ́mọlọ́ kí mọ́ fi lọ́mọlọ́ bọ́bá wọ́n lè kú ọ̀nà sí ìwàdúwà rẹ̀ ọ̀gá níbi yíò ìyìn sí gẹ́ẹ̀tì fọ́ tọ́lọ́ sì fi àìmọ̀ yíò rẹ̀ fórú wọn ẹlòmí ilé ìjìyà tọmọ fi pa gbágẹ́ẹ̀tì asọ́rọ́kì àwọn tí ní orú àjọ wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ni ó bá sí bí ó jẹ́ lọ primary school ni ìdá àzà àkókà fàhún

ó sí ọlọ́run báyìí ni ẹn tó mú wá o náà ní padà ń pariwo mà salawatu rabbihi wa salamuhu alayhi ọ̀rọ̀ ní ìtòrò táwọn onímọ̀ sọ a ma gbé kútùbà láti bí torí ọjọ́ ti lọ tó bá di jùmọ́ àti ń gbogbo ilé náà ọba dẹ́dà ó fi ń pẹ́ ilé rẹ̀ ilé ni ní àmìsàn sọ yí pé ẹgbẹ́ òpó ilé ọlọ́ni sọ fún ilé gbogbo ẹmbá ń pò yí kàbá tí ń ṣe umrọ́ tókù umrọ́ hajj tókù hajj ẹ̀sọ̀ fóntọ̀ pé òsì òní ta tẹ́ bá dọ̀wà àwọn èlé ní tẹ́nì kí bá lọ sí umrọ́ ní 3.8 àbó ná 4 million ní táwọn yóò mọ̀ sọ ládùgbò rẹ̀ ni pé ah! àṣàṣì ti mú abúbalkis àṣàṣì ti mú sẹ́ẹ̀mẹ̀ pé gbogbo bí ṣe ń lọ tí ń bọ̀ mo ti

níbìnú tẹ́nì kẹ́kọ́ ò lè bẹ̀ ọkọ́ ọgbọ́ máwọ̀ ọdọ̀ kọsíkò ohun tó tó wọ́nàdà ní kẹsì rẹ̀ àmbíọ̀n lùwà fún ọ̀nà rẹ̀ jálẹ̀ méjì àtọ́nà rẹ̀ wùká tó lù àdìjẹ́nà àtàwọn àwọn àtàwọn tààtàrà wọn jáde àtàn tí ń tara ti aná jáde àtàn tí ń bí ọ̀tọ̀ tara wa jáde náà fún wa ọlọ́wọ́ bá lùwà وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأجلله وأشكر ولا نعمه ظهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين بل وصيته للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام الله سبحانه وتعالى فضل المسجد الأربع على جميع المساجد بل كلها بيته لكنه له أن يتفضل بما شاء من خلقه بتفضيله على غيره متى شاء بما شاء كيف شاء سبحانه وتعالى فربنا سبحانه وتعالى أكرم مكة وجعل فيها مسجده الأول كما جاء من حديث بدل الجفاري أمة الإسلام وكانت مكة أحب بلاد الله إلى رسول الله صلى الله عليه وسلم ومن ذلك ما صح عنه لما أخرج من مكة قام على الجبل ثم رجع فنظر إلى وراءه فقال يا مكة إنك لا حب أرض الله إلي ولولا أن قومي أخرجوني منك ما خرجت وكيف لا بها ولد وبها نشأ وترعرع وبها بدأ به الوحي وبها عاش أكثر أعماره وقد تجاوز أو قارب ثلاثة وخمسين سنة قبل تركه مكة متوجيا أو فارا وهاربا بدينه إلى المدينة أمة الإسلام أكرم الله سبحانه وتعالى مكة وجعل المسجد منشأ رحلة رسوله رحلة خالدة ألا وهي رحلة الإسراء والمعراج أمتنا كان أبو طالب يدافع رسول الله صلى الله عليه وسلم بشرفه وبعزه وبقوته وبسنه وبمنصبه وكذلك زوجته خديجة تدافع عنه كذلك وواسته بمالها ونفسها وكلاهما توفيا في عام واحد حتى سمي ذلك بالعام بعام الحزن ثم صار رسول الله صلى الله عليه وسلم حزينا مغموما مهموما بموتهما ثم فكر في أن يدعو أهل الطائف إلى الإسلام لعلهم يكونون أنصارهم ضد قريش الذين تجبروا وضيقوا على رسول الله صلى الله عليه وسلم مكة حتى كانت مكة ضيقة صلى الله عليه وسلم بما رحبت وبهذا ذهب صلى الله وسلم إلى الطائف لكنه لم ينجح في إلى الله سبحانه وتعالى بل عاندوا واستكبروا وتكبروا ورموا بالحجارة حتى أدموا قدميه وكان يقول صلوات ربي وسلم عليه هكذا قد كان نبي أوذي حتى قال لربه يا ليت قومي يعلمون لو علموا ما كنت أجهم إليه من, الخير والفوز والفلاح لما عملني بهذا ويا قوم مالي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار بارك الله ولكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام وهكذا كان رسول الله صلى الله عليه وسلم على هذا الحزن وأراد الله سبحانه وتعالى أن يفرحه ويثلج صدره بما يريه من التسلية فأوحى إليه بأنه يريده فوق سبع سماوات لو كانت قريش قد ضيقت عليه مكة بما رحبت فنحن نأتي بك إلى أوسع من مكة لتعلم أن ربك ما ودعك وما قلاك وبهذا جاء من حديث مسلم المالي بل أكثر من ستة وعشرين صحابيا رووا حديث الإسراء والمعراج ورسول الله صلى الله عليه وسلم بينما أنا نائم بين البيت والحجر وفي رواية فرج سقف بيتي وأنا بمكة أتاه جبريل فلما أتاه أخبرنا الله صلى عليه وسلم يستحضر عنده فوق سبع السماوات وقد أتى جبريل ببراق بالبراق وهو دابة أبيض فوق الحمار دون البقل وكان سريعا لذلك قال بعض العلمين اشتف اسمه من البرق فالبرق أسرع شيء على كل حال على آخر ما قالوا في أوصاف هذه الدابة البيضاء فبراق هذا ما كان صلى الله عليه وسلم أول من ركبه بل كان الأنبياء كبر صلى الله عليه وسلم يركبونه فلما شمس قال له جبريل أما تستيب أتفعل هذا بمحمد يا براك والله ما ركبك عبد لله أكرم على الله قط أكرم على الله من محمد ثم فارفض عرقا هكذا كانت هكذا جاء في الرواية في الصحيح فارفض عرقا وسنستمر في قول صلى الله عليه وسلم فارفض عرقا في القوة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعنا أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا دمر أعداك داء الدين اللهم ربنا كلنا معيدا ونصيرا اللهم ربنا انتكم لعبارك المستضعفين من المؤمنين والمنف في كل مكان وانصر المجاهدين في سبيلك في سائر الأوطان يا أجود الأجولين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عاملنا ربنا بما انت أهله فانت أهل التقوى وأهل المغفرة ولا تؤمن بما نحن أهله عن الذنوب والمعاصي اللهم ربنا اللهم ربنا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ريائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أعدائك يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القلم القدسية الثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you. عفوا الله أكبر ولا إله إلا الله وأن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قبل الصلاة قبل الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استو استو واعتدلوا سد الخلل ساو بالمناكب استووا استووا واعتدلوا الله أكبر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 الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر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 قل ادعوا قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلاً وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له ولم يكن له شريك في الملك ولم يكن له ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله